عليه وعلى آله وصحبه أجمعين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا للأولين بل هي وصيته للآخرين قال الله سبحانه وتعالى يا أيها الناس اتقوا ربكم اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أمة الإسلام فربنا سبحانه وتسامى ساوى بين الرجل والمرأة في التعامل بالعدل وفي المعاشرة بالمعروف وكما أمرنا سبحانه وتعالى بمعاشرتهن بالمعروف كذلك أمرهن بمعاشرتنا بالمعروف ولكن إذا وقع الخلاف بين الزوجين يقال له النشوز والنشوز هذا قد يكون من قبل الرجل وقد يكون من قبل المرأة فإذا كان النشوز من قبل المرأة فربنا سبحانه وتسامى ودعا وأمر الرجل أن يطبق الأربعة المراحل المرحلة الأولى الوعظ والثانية الهجر والثالثة الضرب والرابعة نقول بأنها مشتركة بينهما وهذا هو التحكيم وسنعرج على هذه المسألة في ما ياتي إن شاء الله تعالى إما في الأسبوع القادم أو الذي بعده أقول فبرئة تسوى مسلم يو أتوان ترى لكون كرات جريفان النبي صلى الله عليه وسلم ẹn tọ́lọ̀mọ̀ bá láti bà máa jẹ́kẹ̀ fún gbogbo wa aláwọ̀dákù bá ní sàlìkú kí annabi wa bá ní sàlìkú ọlá rẹ̀ àti àwọn ará ilé annabi wa àti àwọn sọ̀hábà rẹ̀ kí àwọn náà tọ́ọ̀kẹ̀ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam ní jọgbé alìkìyàmà ẹ̀yìn àníẹ́sì mo ń fi àsìkò náà Allah subhanahu wa ta'ala gẹ́ẹ̀bù mo sínà náà létí bẹ̀rù rẹ̀ anittaqullah ẹjẹ́ akọnu ọlọ́run èyí tó bá rídà sọ tó sàsọ tọ́lẹ̀ rẹ̀ fáwọn tọ́lọ sáájú wa náà rí dẹ́dà àwọn bẹ̀ nínú àdáni kàṣẹ rẹ̀ ìbẹ̀rù tòótọ́ tí ó ṣe ati àti láǹfààní láyé ń bí nínú kọ̀rọ̀ náà sàárè wa àti gbangba alìkíyàmà ọ̀rọ̀ àti rọrùn fún wa o ní àwọn kẹta ń o

táàfìrí wípé àwùjọ wa tí ọ̀ da ipa tí ìkọrẹ ẹni kó ń bẹ̀ kìí sí pa kéèké àwambọ̀ ibi táa dé ajíká gbọ́ iye bọ́lọ̀ ọba àrídàsí bá ní sọ nú alkùránì wípé tó bá di pé khilaf àìjọgbẹ́rẹ níyé ọba di pé ṣẹlẹ̀ láàrin lọ́kọ láya ìmẹ́ ìgbà mí ń bẹ̀ tí ó jẹ́ pé àti igbó obìnrin ni ó ti máa wá obìnrin kò fẹ́ ọkọ rẹ̀ má ìwá ń sí wàáwú sí amẹ́sẹ̀ látọ̀dọ̀ ọkùnrin náà ṣùgbọ́n títóbìnrin là ń sálàyé láti ẹjọ́ yìí sábà wípé ìmẹ́ẹ̀ṣẹ́bẹ́ yọ pọ̀lọ̀dọ̀ ti wọn ìmẹ́ẹ̀ṣẹ́bẹ́ fúnra ọba náà ló ní wà láti ismọ̀ òsùnù ló fún tàkọ̀ fún ní hún fáìdù hún nígbò tọkùn oníbóṣèlú ọba wá fi nǹkan mẹ́rin lélẹ̀ àwọn àfáà ní mẹ́rin ni mẹ́rin ní tòótọ́ ṣùgbọ́n lẹ́ẹ̀kẹrin yẹn ọsábẹ̀rẹ̀ wáyé ibi tó ọba rẹ̀ ti ní kágbùn ni pé fáìzò hùn ẹsẹ̀ wá sí fúrú àwọn obìnrin bẹ́ ṣàmọ̀ pé tí ọ̀jẹ́nu mi àti yọ́nà wá sí o ní pé ta àlàwà gan táàmà sí wá sí bẹ́rẹ̀ mi bá dápa wá sí lẹ́nu ilé ó tún fẹ́ dákún wà láti bẹ́lẹ̀ ni ó ń gò tí ẹ̀lé sílẹ̀kùn wá sí ẹni tó ti máa sọ fún ìyàwó rẹ̀ pé gbogbo sí orí tẹ́ gbọ́ kí tẹ́ olóòwò àti àwẹ́ ti lólé ti alọ́mọ́dínà kò lè bá ń tó lè mí o lẹ́yìn wáàsí tóbìnrin tí ó tún gbọ́ ẹn tí ó sì wáàsí náà lẹ́n tí èso ń jàmbá ẹn tí èso wáàsí lẹ́ni dáadáa tó jẹ́ pé wáàsí ẹn tí ń ṣe wáàsí fún pé ah Ọlọ́run jẹ́ mi náà dàbí rẹ obìnrin yóò tún gbọ́ kò tún yé máa gbé gèlè gẹngẹ sọ́kọ rẹ̀ alẹ́hájúrò tó kù òmìnira lẹ́ẹ̀kejì ẹ̀mọ̀ ìyẹ̀rọ àwọn obìnrin bẹ́ẹ̀ so le kọjá ní olé so le jọ mẹ́ta lọ tó bá jẹ́ lómi nǹkan tẹ́rìnà àṣọ́ ẹlẹ́ẹ̀kẹta wádìrìbò òun tó bẹ ọ̀bà gbọ́ pẹ̀lú wáàsí kọ gbọ́ pẹ̀lú ìmáyà lódì ìmáyà bùsùn ẹlódì a jẹ́ wípé ẹnà wọn nínà iná àti sọ àṣọ́mílì àti sọ́rí tipẹ́tipẹ́ ṣùgbọ́n a pàkíyèsí kẹ̀pẹ́ kọba dẹ́dà kọmọ́dé iṣẹ́ ìtọ́ wọnú lé wa ọkùnrin tí ó bá nílàkà ìpúpọ̀ yóò wà bọ́ gbangba wípé kò síú nǹkan náà tó bí ìrẹsẹ̀ tó ń lena ẹn tí mboni mọ́ni rẹ̀ wà jama'a mo èmá lérí fóbin o èyí má lérí fóta ní o èyí lérí fóbin àmbọ̀ ẹlẹ́ẹ̀kẹrin ìgbàtọ̀ bá di wípé àìgbọ́ra ẹni yéyìí in wá látọ̀dọ̀ ọkọ in wá látọ̀dọ̀ ìyàwó olẹ́lẹ́ẹ̀kẹrin àápàdà sí yùn o ní òbí àtàkìm wọ́n gbé èèyàn dìde tọgbọ́n tí èsì ìṣẹ́ tí ó lòbí nídìílé ọkọ àgbàlagbà ni ìrí ẹ̀pọ̀ olùbẹ̀rù Ọlọ́run ni ó tún gbọ́dọ̀ lòbí nlé wọ́n sì gbèrú ẹ̀ náà dìde nílé ìyàwó náà torí kọ̀sẹ̀ tó forí ibú fún méjèèjì wọ́n wọ́n à ah, ìmọ̀lọ́lọ́run torí kíni torí ká má bà di pé ni àti ìdẹ bí ìyàn ṣùgbọ́n tó kù ní ìsinmi ìdàkánù gbanku gbanku nù lé ìfẹ́ obì ti yọ lẹ́mì rẹ̀ jafa'ur rajul wa adamu raghbatihi fi mu'asharati zawjatihi kankankan ní fi ń báyàwó rẹ̀ lò kò sì sí mẹ́jọjọ́ máa ṣe bẹ́ẹ̀ ẹ̀mí rẹ̀ àwọn nǹkankan sí ẹ̀mí rẹ̀ ìwà tún ti jú àwọn nǹkankan ìwà ń fara ní obìnrin kí ni ìdàjọ́ títàwọ́ ọkùnrin jẹ́máà nushuz kò è sábà ṣe ìlàdó látọ̀dọ̀ ọkùnrin sábà pé agbára kan bẹ fọ́kùnrin kí lágbára ọ̀hún o ń lágbára ilékọ obìnrin obìnrin náà ní agbára ilékọ ọkùnrin ṣùgbọ́n tí wọ́n ní kọ́ìdù nú kí ni kọ́ìdù klọ́sì mẹ́bí tí wọ́n in ti mẹ́bẹ̀ ni pé wọ́n tún wá máa tó jẹ́ pé ń gbọ̀ báhàn sí ọ̀tán àbámá ni ọ́dà fún torí tí ọ̀ bèèrí tó bẹ́yẹ lọ rẹ̀ jẹ́ wípé ìrọ́lọ̀ ń pa o ní gbóòrùn àlìjànnà o gbogbo obìnrin tí ma ń sọ fọ́kọ̀ ẹ̀ pé mí. ọmọ elépo ni mí ń lọ túgò mi fọ̀ nítọ̀nà pọ́ wọ́n fẹ́ wọn sí táyé ń ṣe ọba dẹ́dà ò ní fojú rewò ní jọ́gbùn àríkìá obìnrin ro to fi ọkọ rẹ tọ ọba ti fẹ́ tán ẹ̀sìn bọ́ roko ma ni ìwọ ọkùn náà roko tó fẹ́ rẹ̀ náà tọ ọba fẹ́ tán ẹ̀sìn ọmọ ọbọ̀ ma tí ó bá fira wọ́n lẹ̀ wọ́n wá láìkòrò ìkòrò tó ń kálukú lámbẹ̀ ó mọ́mi lójú rẹ̀ ayé wá rí wípé òun ló fúyẹ́jù náà kòrò ó lè tí wò bímọ fúnra wọn wọ́n ó kàtò wá sí ìntọ́mà ti wọ́. ọba ìdà wá ní tó bá jẹ́ pé àtọ̀dọ̀ ọkùnrin ó ní ìlò ti fẹ́ wá kí ni ìdájọ́ tó ń gbé kalẹ̀ kọ́ mọ́ bà dí pé kẹ́ mọ́ bà tó kọra yínà ọba suratu nisa wa nushuzan an sulha وسل الخير وأحذرت الأنفس الشح وإن تحسنوا وتتقوا فإن الله كان بما تعملون خبيرا الله سبحانه وتعالى ni èyíkéyìí obìnrin ṣé ọmọ pàán tọ́lọ ń bá sọ̀rọ̀ àwọn obìnrin rẹ̀ ní ń bá sọ̀rọ̀ àwọn tọ́lọ bá ń bá sọ̀rọ̀ àwọn tó rí wọn skrétì wáyí ni mọ́ràtún hofat min bá ní hànú ṣúzan èyíkéyìí obìnrin tó pé ń bẹ̀rù ìrò pé à bọ́kọ̀ mi ṣe ń ṣe tí mo sì ń wọ́n ọ̀nà kasọ́nà kejì láti máa fi tẹ́lọ́rùn kọ̀ fẹ́ wo bẹ̀ nùṣúzù kí ní ilẹ̀ lílì sí nùṣúzù kí nùṣúzù àtàbárùd kọkùnrin ọ̀ máa fẹ́ mọ́ wà lé mọ́ tàbí kó máa fẹ́ máa jẹ síbi kò ní bá mi sọ̀rọ̀ kò ní wo bí mọ́ wà oríṣẹ́ kan tó bí bá ń kẹfì pé iṣẹ́ tọ́kọ̀ ń ṣe ibi tí ó fẹ́ forí sọ ni ọba àdẹ́dà wa ní falájú náà ha alayhima an yusliha baynahuma sulha ọlọ́n lórí àjọsí àwọn káwọn ọmọ lórí sulhu kí náà pè ń sulhu òní ká mẹ́jì ọ̀bájẹ̀ àtúnṣe kí ni túnmà àtúnṣe hàn ìmọ̀wádé kásìjọ máa sàkíyèsí ń tàfẹ́ sọ yíó a rí wípé ẹ̀sìn wa kèé sí ẹ̀sìn àbòsí ẹ̀sìn wo ẹ̀sìn tí mẹ́ tríìtì àdámọ́ ìmọ̀ tríìtì àdámọ́ pẹ̀lú wa ìsì ìmọ̀ túsù désàlẹ̀ kòkò ìsìláàmù òkò mi tẹ́rí kẹsọ pé ẹ̀kan rùn àwọ̀mbọ̀ ọkùnrin ó kórìíra àwọn nkẹ́kẹ́ lára ìyàwó rẹ̀ kí làwọn nǹkan ọ̀hún ọlọ́run sákẹ̀yàwó ọdún náà ni àwà ọjọ́ ń ṣe ni ẹlẹ́ àní kò ṣe dúra rẹ̀ lọ ó sì ń tajà núlé ń ta fùfú ń tajà núlé ń tàtẹ ń tajà núlé ń ìsì àtẹwà ṣùgbọ́n èèmọ̀ tó nínú wípé ọ̀sẹ̀ kan ò ní báyìí àti àbú náà ń bá ti àgbọ́wà sí wọn ò jíwó rẹ̀ mọ́ wọn máa jíwó tẹ́lẹ̀ náà wọ́n tó yá wọ́n tó jíwó obìnrin ń jẹ́ ti kèé fojú wo bẹ̀ lórí bẹ́ẹ̀ náà tí a mẹ́kọ̀ ń kálukú akẹjọ wà mọ́sálásí ni a tún lọ́rẹ̀ mi aláwọ̀ ọ̀rẹ́ mi ọ̀tọ̀ ni tó ń kálukú <laughs> eh, a pariwo ó kíyèsí pé ìyàwó rẹ̀ ó ti gba ṣòkòtò ń díẹ̀ ó ti fún ọ kí ló rí ẹbí orí ọmọ kẹta o náà ni mọ́ ọmọ fún ọba máa mú ẹ sì máa wè mọ́ lọ́n téèyàn ọba fẹ́ ti ń sọ tí ọmọ bàyàn nújẹ́ sínú ilé rẹ̀ kí ọmọ ṣùgbọ́n pé ọ̀rẹ́ mi olè mi tí ń bá ma ma fi imani ma ma fi dráìfù ẹ̀ ìyẹn fẹ́ sí rẹ̀ ní obìnrin ọwọ́ akẹfin wípé wọn ọ̀fẹ́ wálé mọ́ a bá ti sọ sọ̀rọ̀ núlé eh, kò sí wàhálà ẹ̀bá ti náà tó ti lọ bọ́ abá ti fẹ́ olówó yàwó ìlọ̀rọ̀ máa já sí obìnrin ó ti bímọ mẹ́jọ mẹ́mẹ́mẹ́ kọ́ mẹ́jọ lọ olóhun sí ìsànú rẹ̀ bí ṣe ìsànú rẹ̀ ọba dídà wá ní ó ti wá ó ti di pé tọkùnrin bá dé báyìí kílẹ̀ nílẹ̀ o ṣe torí pé ń ta fílì

jálọ ọba tún jí lóru ọba tún jí ọkọ rẹ̀ balẹ̀ ọ̀ní ẹ̀ ọ̀rọ̀ náà mú kò ah! tún jẹ́ ìsùn ọmọbìnrin àní ah, èsì sùúrù ọ̀rọ̀ tó bá dìgbàjí mímọ̀ gbọ́ ọ̀rọ̀ sí rán obìnrin tún gbági òun tún lọ yan náfílà kí n sì fẹ́ wà láà fúnsẹ̀mí èmi àti fúnsẹ̀mí ẹ̀yin náà tó bá jẹ́ pọ́rọ̀ àfikanlẹ̀ kò tó aṣẹ́kan ìbá ni gbogbo tí a máa jẹnu lè ma máa gbé 80% ẹ̀ ọlọ́mọ́sáyé tèmi bẹ́ẹ̀ o ọwà doríkodò <laughs> alhamdulillah tó sọ tó sọ tó rípé tó sọ ọ̀rọ̀ yóò bí ọ̀rọ̀ bí ẹyọ bí ọjọ́ ọ̀gá tó sọ tó sọ oníyàgù fẹ́ bí mo ṣe sọ́nà mọ̀ sọ 80% ń tá máa jẹ́nu lé pẹ̀lú ògbò ọlọ́run ohun ọmọ gbé lódìdì lọ bá dìmọ̀ yàwó ẹ̀ ló kíṣẹ̀ ló gbẹ́rìn ó ní wàlláh fún ọbìlá lẹ́dìlá ó

tọ́jọ́ rẹ̀ mi tí lówó jù mí lọ anú ọlọ́mọ fi ní bá ṣe tí ìdí ní kọsẹ̀ lára rẹ̀ kátọ́wà pẹ́ tí ẹni máa fún òun náà rà mí kó ní ráyé tí ẹ̀ náà ṣe ojú kanu ìyàwó ti fẹ́ ilé tipẹ́tipẹ́tipẹ́tipẹ́ wọ́n sọ fún pé bòrò ah kí ló wà bẹ́ẹ̀ ṣe skúskúskú náà ni òun ti pé ọ̀rẹ́dì ẹwọ ọdún tó ń lò lóko nígbà tó ń para rẹ̀ kọ̀ sẹ́rẹ̀ ẹ̀kẹ́ tó ń bá ti ọ̀fọ̀dún kan lè wọ́n fi ṣiṣẹ́ ó tó padà sí skú ìgankan bí èèwọ̀n gan ọdún méjì àlóhun fi ṣe masters ọdún mẹ́rìnlá ah, ṣàgbẹ̀ níjọ́ yẹn inú ẹ̀ dùn pé à ẹ̀yìn ọ̀rẹ́ mi ẹ ṣe báyìí fún mi ìmọ̀ púpúrẹ́ lóbìnrin láyé wọ́n wá ń jọ ń bá bọ̀ ó makẹ̀ ní fàánà ìkẹ́ owó ti ń dọ́wọ́ bàbá gbogbo tó fi ti Eh, eh, afáláwí ẹ̀dàkùn ní àmì ọ̀dàkùn ọ̀rọ̀ ẹ̀sìn ní <laughs> ẹ̀tẹ̀ bá mọ̀ pé ẹ̀dílé wọn sàlàyé níbọ̀ tí bó wà ní ìyàwó ilé à ó ní ọmọ pé yàwó ẹ̀pẹ́ yà ó sẹ̀ pé ẹwùkà ó sẹ̀sẹ̀ fẹ́ orí rẹ̀ sẹ̀sẹ̀ pé bọ̀ padà pé ẹgbẹ̀ ṣe mo ní àwòrẹ alẹ́ ìyàlẹ́ bèèrè èmi náà gba kábù ní à mọ̀ fẹ́ gbẹ̀ yà mi ó ti kẹ́ ti dá aláìní ìsìn báyìí pẹ̀lú ọgbọ́lọ́ ẹwà dákùn ó ní mẹ́jẹ̀mù a ma ń kẹ́ pọ̀lójú yìí ni ọmọ ọ̀ndà 18 in sọ pé òfà ọ̀ndà 18 wọ́n sàbà wà kan wọ́n ń pè sẹ́límá láti ìgbà tí wọ́n ti wá lọ yọjú ní àmà o ní ìyanu léhùn ti gbádùn bí wọ́n bà sọ́rọ̀ bá pé ah àríadá sọ́mọ̀nà náà lẹ́rù pẹ̀lú kókó ẹ̀mbà ti farúgbó ṣe sùúrù ní ìsúwàlá gbogbo nkẹ́kọ̀ọ́ kan tóbìnrin fi ẹ máa wo ìbáṣepọ̀ àwa àtọlọ́un agọ̀ ni máa jọ lójú ẹn tí ọmọ lọ́n gbogbo òṣìṣì gẹ́sí lórí ilé ìnìkan pọ̀lẹ́kì lórí ìnìkan ọ̀pọ̀lọpọ̀ ń wòyìn pé ah, ara àgbági ọjájà lánàá ọkọ̀ rí jímẹ̀ lónìí wíkẹ̀ndì làwọn èèmọ́ tágẹ́tì ó ní ọmọ ara rúrọ ọjà tó gbé kalẹ̀ yóò olóògbò ẹ̀fí ilẹ̀ ah, wọ́n gẹ́gùn rẹ̀ níbọ̀dì ìjọ àjọba kàmì wọ́n sọ fún mi gbájọ òpé ẹmọ̀ lọ jáì ọkàn wó yìnbá ọkàn wó kàlùkú pé àwọ ọ̀dọ́ àwọn 55 boy kéèyàn mọ́ fi wé jẹ́ ilé ìdárúgbẹ̀ sí wọ́n fún ọlọ́wọ́ oṣù ní owó oṣù ẹ̀wẹ̀ bẹ́nu gbogbo oṣù mẹ́nu ẹjẹ́ pé ọ̀bọ́kọ̀rọ̀ wọ́bẹ̀ iná ẹ̀sẹ̀ oṣù náà àwọn kan bẹ̀rọ ṣokòtò ló tó wà tó àbálẹ́gẹ́jẹ̀ náà lọ́mọ́dìí tó gbogbo ní ọdí lọ́wọ́ lọ́nà ìsì ayẹ̀kọ́ ọ̀rọ̀ gbogbo gbogbo ní gbogbo wà mẹ́sánásí lọ́pọ̀ àbáwẹ́sẹ̀dẹ́ ǹtọ̀kọ̀ mẹ́sánásí wọn ni àṣẹ́bà náà lọ àárọrùn ẹmbà ti ń se tọ́lọ́n wọ́n pa mẹ́gbẹ̀ ẹbì kan obìnrin wá ń kíèsí ogun tí ọkọ rẹ̀ ń sọ wọ́n sáfìsí akídú sẹ́límà wọlé tí ìyá ìbá wo 24 hours ń bẹ́nu ojúmọ́ èyí tí mẹ́ ní ìṣọ̀kún pẹ̀lú àtọ̀kọ̀ ń inú ẹ̀wà ń bàjẹ́ ọwà pọ̀kọ̀ rẹ̀ pẹ̀lú náà lútẹ̀ ìsìbẹ̀yì bóòlù ń ṣe bóòlù ń ṣe ọgbà kámú ni ó kámú bó lẹ́gbà ẹ̀wọ́ ríre tí mo ti kó wọnú lé ẹ̀sá mọ́ pa abẹ́ ẹ̀ṣẹ́ pa wọ́n ah. kí la sọ́lọ́sọ́bọ̀ ọ̀rọ̀ ń sá ọsáfẹ́ mọ̀ pé in tí bàbá sẹ́sẹ̀ rí ní ìsìn ó wá pọ̀kọ́ rẹ̀ pé bálẹ̀ oní ẹ̀yìn ọ̀rọ̀ wà ní ọ̀rọ̀ ulẹ̀ bẹ́ẹ̀ in fọwọ́ bá mi lẹ́mì ṣùgbọ́n in bukata kẹsẹsẹ̀ lámọ́lẹ̀ wípé nǹkan báyìí ni ó bí ilẹ̀ mìíràn ní èsì ìsọ méèké ṣe ẹ̀rọ́jọ́ méje tí ń bẹnú ọ̀sẹ̀ ẹ máa lójọ́ méjì lọ́dọ̀ tèmi ẹ máa lo márùn lọ́dọ̀ yàwó kéèké ọba dìde <laughs> ní ọ fóòké bí ẹ̀mẹ́jì ní ah ìdè já ìdè tú ẹ̀tọ́ sọ́rọ̀ ẹ̀tọ́ sọ́lẹ́ à ṣẹ̀pẹ́ ilẹ̀ sọ fún ayé mú ní fúnra mìíràn okúrò ọ̀rọ̀ imi àti ìsọ́rọ̀ láti ẹ̀ ti pẹ́ fúnra wa náà ká mọ́mọ̀ wara wa nulé ọlọ́ni in tóbìnrin yẹ ṣe kìí ṣẹ́ṣẹ̀ in tọ́kùnrin náà gbà kìí ṣẹ́ṣẹ̀ wọ̀sùl khair kí wọ́n jọgbọ́ra wọn yé báwọn kí wá ní tí wọ́n ń pè ní nùṣúṣù tọkùnrin ìkórìíra tọkùnrin máa kórìíra ìyàwó rẹ̀ kí ló fà tó fi jẹ́ wípé ẹyọ ìlàjù kan lọ́wọ́ bá fún kí ni ìlàjù ọ̀hún ìlàjù ni ìwòsàn ìwòsàn ẹyọ kẹtọ́ lọ́run fún o náà ni súlùsù súlù wọ́n padà sọ́dọ̀ obìnrin obìnrin ó wá ṣe skọ́ọ̀tù kankan nínú ẹ̀tọ́ ti tiẹ̀ láti fi yọ ọkùnrin yẹnu síkè wá sábùsì wallahi kì sábùsì inú mi sídùn wípé ìlú ìnáà láti lè gbọ́ yé pé kì sábùsì anábì sallallahu alaihi wasallam sí èèyàn ni bí i tèmi àti iná ṣùgbọ́n tí àbà máa rẹ́lẹ̀ a ma rí wípé a kà máa ayé ni kí ló fàǹgbà tẹ́sìn fẹ́ jí agbọ́yé wípé ọmọdé gbogbo wa wò wò òun ló ní ẹ wọ́n jọ fẹ́ra wọn lọ́lọ́mọ́gé ní kíkọ́rọ̀kọ́ rẹ̀ kò sí wàhálà nǹkankan àfáàkan jìnjọ́ náà ni ní bá ń bèèrè ẹnu ọ̀nà kọ̀bàrí nàmá nígbẹ́kọ̀ sí tẹ́sùn ìyàwó ajọ́kọ̀ ó sunkún fọ́dìdí oṣù kan tí bú ṣe a máa bá lọ ní àfáà sẹ́sẹ̀ plus 32 ó kọ́nàbà àpàdìkì àmà ti ẹ̀ náà láni ọ̀lẹ́sẹ̀ o tó bá dúó ọ̀dá ṣùgbọ́n ìdúó rẹ̀ kò gbọ́dọ̀ tó fi pa ìṣẹ̀mí ara rẹ̀ láo wà dídìhù bí dídìhì sọ́fíà ní ilé ọ̀rọ̀ obìnrin máa kóbìnrin ó sì fẹ́ mọ́ fẹ́ láṣẹ́ kankan wá wọ́n sì iru àkọ́kọ́ tẹ́sì ìgbà irú òun obìnrin tẹ́ mú ìṣì ọlọ́nìkan ìlàwọn ò lè sọ bí ṣe é ṣe kọ̀ sọ mọ́ kankan lára rẹ̀ wọ́n bá jọ mánéjì ẹ̀bẹ́ ó wá dé ìyọdún karùn-ún fi ń bú

èyí tó ṣe tí ó kò bá yàn wọn ò ní kéyìn ó sí àwambọ̀ anábì sallallahu alaihi wasallam ìyàwó rẹ̀ ẹjọ́ ọkọ fẹ́ lẹ́n tó fẹsẹ̀ mọ́lẹ́jù ní ọ̀rọ̀ obìnrin yẹ klọ́kì ta ó ti 140 anábì 125 ní ìyàwó rẹ̀ àkọ́kọ́ ó sì fẹ́ra wọn wọ́n fẹ́ra wọn wọ́n jọ lu ọdún mẹ́wàá níyàwó ìbá papòdà ọ̀rẹ́ bí ìbànújẹ́ ìbànújẹ́ ìbànújẹ́ ló fi jẹ́ wípé ẹni ìyàwó bá kú fún àwọn tí wọ́n rọ kíríká rẹ̀ àwọn ni kí wọ́n máa sí létí o ọkàn rí òní sí ibi kọfẹ́ yọ omi tí fẹ̀ bá ń bẹ láàrin wọn ó sì ni inú wa lọ mọ́ bá nìbí sọ́rọ̀ ó mi ti ọ̀rá ẹ̀yìn obìnrin náà lẹ́mọ́ra yí tá lẹ́ni tó dà o lọ́wọ́ bá nàbí bá obìnrin mi sọ̀rọ̀ obìnrin èèyàn dáadáa ni ọkọ tiẹ̀ náà ti kú ọmọ pọ̀kọ̀ rẹ̀ ní sakron ibn amur nígbàtà rò ọba jẹ́ ti o 50 sorry in tó hàn àti ìyá ọ̀díjà jọlù 25 years ní ẹjọlù ṣùgbọ́n tí mo fẹ́ sọ ní pé ọdún kẹwàá tọ́lọ̀ ti gbé ìdìdè ló jìṣẹ́ ó ní sẹ̀rẹ́ǹsẹ̀lẹ̀ nígbàtí ànàbí ọfẹ́ yàwà Sauda kí ni èjì tí wọn ọ̀rọ̀ pọ̀ lọ́tún lósì àwọn tí ó rí nǹkan sọ nínú àwọn mímọ̀ wọ́n ní ọjọ́ tànàbí ìsẹ́ akídù ìyá ti klọ́kì 66 ànàbí jẹ́ ìyàwó àkọ́kọ́ 40 sí níjọ́ tó ń jẹ́ 25 níjọ́ ìyàwó àkọ́kọ́ tó ń tó papòdà 65 gan tó lóhun èyí tó tó wá rí padà 66 àbí wà fẹ́ ìyàwó sáúdá ní 66 ó tó wà ní rẹ̀ ọdún kìíní ọdún kejì ọdún kẹta tí tọ́lọ̀ fi pé wọ́n ma lọ Mẹ̀dínà ọfẹ́ ìyàwó Aisha kèètí ìtò gbé ọfilẹ̀ wọ́n wá dé Mẹ́dínà yìí nígbàtí a èrí ọdún mélòó sí ìyá yìí ti dàgbà nínú ìsàlẹ̀ ọkàn sàásálàm bí èyàn ṣe máa ń ṣe sí obìnrin pẹ̀lú àwọn nkẹ́kẹ́ tí máa ń pè ọkùnrin padà kò sí mọ́ èyàn sí ló náà fúra àyá yẹn ìwọ́n wò pé ah, ah kò sì ní dá kí ìjọmọ̀nìyàn ọmọkọ̀ mi kó tó di pé máa fojú rẹ̀ mọ́ra o ọba kọ̀rọ̀sà islam oníyà rasulallah rí annabi ja'altu yawmi kan aisha mi aisha ọgbà ẹ̀sọ̀ ọ̀rọ̀ ń sọ lónìí ìlànsọ̀ tí àwọn obìnrin tó bá ní òǹbó ẹlòmíì ní ọjọ́ ọ̀run só lágbára àti bú ẹn tó bá wù nínú àwọn obin àbí yóò ló ń bú ọkọ ọ̀run kọkọ ọ̀run ó fẹ́ tó bá wù ìyàtọ̀ láàrin méjèèjì obìnrin lè ti dalé èèyàn mi ṣe wá ríjọ́ mi ẹbá ń sọ lágbára kọ́ sọ pé ẹbá ń fún ìyà lágbájá ẹ̀yìn náà nẹ̀kún kọ́ alàrìjẹ̀ náà ọlọ́run sì ní ṣe lálábòsí mo ti gbọ́jọ́ tèmílẹ̀ ẹ̀pìnfẹ́ ni ọba wí àbí plan work yóò ti wà lábẹ́nú wọ́n wà gbé ọjọ́ orí bí wọ́n tó gbé sínà yẹ́yọ́ kan ní bọ̀kọ́nú jẹ́tẹ́lẹ̀ yóò tó di méjì ẹ sọ fáwọn obìnrin iná àwọn ọ̀jọ̀gbọ́n fi wó lọ́wọ́ bọ́ pé ó bèé tí ó gbádùn ọkọ jù ó ń ló bèé tọ́kọ rẹ̀ fi 15 years jùlọ obìnrin tó lè gbádùn ọkọ dáadáa tọ́jọ́kọ tó súnmọ́ lọ́n tọ́jẹ́ ni ọlọ́n ni o kí 15 years ó wà láàrin wọn tẹ́rẹ bá sì wè ń tọ́pọ̀ jù lọ́dọ̀ wa years bí 3 4 3 4 ìmí ìtọ́lọ̀ pé eh, eh, eh, tèmi náà ọdẹ́ pé oṣù mẹ́ta náà ni àtúnlé lọ́dún kàtẹ́ jù mí lọ ṣùgbọ́n ìfẹ́ ododo tọba ti wà àà inú sọ́bà lónìí ni o yóò máa ọlọ́run dá àwọn obìnrin fún wa kí wọ́n máa jẹ́gbàkejì wa ṣùgbọ́n àwọn nǹkan tí ó ma àwọn ìfẹ́ ti wọn ó lè mọ́ yòrò díẹ̀ díẹ̀ lẹ́mí tí a ìfẹ́ tí a ní ò lè sábà yòrò lẹ́mí wọn nítorí pé tóbi ọ̀bàdé lórí burúkú kò ní máa tọrọ pé ọlọ́run bàbá kan bó ṣe lé kẹwàá lọ bá ti gbàmì láàyè jẹ́ mi débẹ̀ obìnrin ti pa

òjíṣẹ́ Ọlọ́hun subhanahu wa ta'ala Allah subhanahu wa ta'ala wá ń sọ fún Ànábì wípé wáyé ni múratùn hafati min bá ní ànúṣúzọ́ ni ìrọ́dọ̀ tó bèèrè kan bá ń bẹ̀rù pé ọkọ òun lè máa jìnà sóhun jẹma nínú kí a yẹjú ẹ̀ bọ́lọ́ ń ṣe ń fẹ̀sí yẹjú ẹ̀ àti ká yẹjú ẹ̀ báwà ṣe máa yẹjú ẹ̀ lọ́wọ́ ara wa pé kò sí wàhálà kí gan lọ já mẹ́gan nínú àwọn ọkùnrin gírí jẹ́ mẹ́ta yóò sì wà lọ́ọ̀dì ọkọ yóò sì lọ́kọ márùn-ún èyún làwọn èèyàn rí sí pé ah ìwọ náà ahẹ́ wọ́n mọ̀ wá sọ pé ìsìn lọ́gbàrà ẹ lọ́wọ́ ọ̀yà ẹni tó bẹ̀rẹ̀ ẹ̀yà sí àwọn obìnrin rúmú ni kí ní ibi ti kó wà orí pé àwọn ó ní onídi ìkébé mi onídi àyàmí lórí ìkíni kó fi rẹ̀ lẹ́bọ̀ lọ́hun ṣe tó ìsẹ̀mí ké nísìmí ìrọ́ o ẹlòmí kú sínú mansin ẹlòmí ojú ti jóná dìsìn ẹlòmí ìjàbẹ̀ ìní máa tọrọ kí ẹ̀rí ìjàbẹ̀ tẹ́lùkù torí pé ìdí ìjàbẹ̀ lùkù ti fi hàn wọ́ra lórí pé àṣáfẹ́ afẹ́ flash afẹ́ ṣègínìkan wà sásùn gbogbo àwọn nǹkan yìí ọba dẹ́rùn ti parí ẹ̀ àwambọ̀ eléyà ń sọ tó bá jẹ́ wípé nòṣúùzù àtọ̀dọ̀kùnrin ló ti wá súnú lọ́lọ́wọ́ bá gbé àtọkùnrin àtóbin wọn ọ̀jọ́ gbọ́ra wọn yé ìforígbórí ìṣẹ̀lẹ̀ ah, hàn òun lọ́wọ́ sẹ́sẹ̀ kú tàkím tàkím ní wípé àwọn oláyìn fàyí ti wà àwọn bọ̀m̀bẹ̀lẹ̀ láwọ̀ àsálàyé tọ́bá dijọ́ mẹ́jọ in kana fil umri baqiya tọ́bá tọ́lẹ̀mì tí ó bà tí ìgbà tàà sí ń bẹ̀kọ́ mẹ́tí ìgbà kọjọ́ ọkọ́ dákùn bí ní láì tààlà àwọn masàlàyé ọba rẹ̀dà mọ́fí ilé wa mọ̀rọ̀dà ní kẹsì rẹ̀ mọ́jì kọ́rọ̀ wọ́ dàrú o mọ́jì àkúlẹ̀ yà nábi o sallallahu alaihi wasallama mọ́dáwà fún ìyà rẹ̀ ìkẹ́ rẹ̀ ni ó dáwà fún o mọ́pàwátì ìwọ́làwà ní o wallahi ìwọ́là ní ọba rẹ̀ dákùn mọ́jì kí ṣaitan mọ́jì orí amú o wá lo gbó wa fún yọnú rẹ̀ mọ́lú àfúbìnú rẹ̀ o ìntà agbẹ́rẹ́ mọ́sá sórí nípa yà jẹ́kó tó máa lékún ní ìfọkànbalẹ̀ sí ولا نكسير بحق لا حول ولا قوة إلا بليل العظيم الحمد لله الحمد لله الذي انفرد بتدبير الأمور لا يشاركه فيها ملك مقرب ولا رسول مرسل ولا أحد من خلقي أحمده وأمجده ولا أحصي ثناء عليه بل وسبحانه وتعالى كما أثنى لنفسي ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آل وصحبه أجمعين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا للأولين بل وصية للآخرين قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أمة الإسلام الله سبحانه وتعالى أمر الرجال بمعاشرة أزواجهم بالمعروف وكذلك أمر النساء بمعاشرة أزواجهن بالمعروف قال الله تعالى وعاشروهن بالمعروف وهذا الرسول صلوات رب به وسلام عليه يقول في مقالته صحية الثابتة خياركم خياركم لآله وأنا خيركم لآلي اللهم صل على محمد وسلم أما الخلاف إذا وقع بين الزوجين وهو النشوز قد يكون أحيانا من قبل المرأة فما العلاج وقد جعل الله سبحانه وتعالى لهذا الأربعة المراحل المرة الأولى إذا كان النشوز من قبل المرأة الوعظ فإذا لم تنتفع المرأة بالوعظ ولم تنزجر ولم تنتبي ثم الثانية لهجر وهجروهن في المضاجئ فإذا لم تتعظ ولم تنزجر لا بالوعظ ولا بالهجر ثم المرة الثالثة وهي الضرب غير مبرح قال الله تعالى واضربوهن ثم بعد هذا التحكيم لكن التحكيم له حكم خاص به أما إذا كان النشوز من قبل الرجل ماذا وضع الله سبحانه وتعالى له من العلاج قال الله سبحانه وتسامى وإن امرأة خافت من بعلها نشوزا أو إعراضا فلا جناح عليهما أن يسلحا بينهما صلحا الخير وأحضرت الأنفس الشح وإن تحسنوا وتتقوا فإن الله كان بما تعملون خبيرا بارك الله لي ولكم في القرآن والسنة ونفعل الله وإياكم بما فيهما من الذكر الأكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلام على عباد النصطفى عباد الله أوصيكم ونفسي بتقوى الله قال الله سبحانه وتسامى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله النشوز إذا كان من كبل الرجل وضع الله له ما وضع الله له إلا علاجا واحدا ألا وهو الصلح قال الله تعالى وإن خافت امرأة وإن امرأة خافت من بعلها نشوزا أو إعراضا والنشوز في اللغة التباعد والإعراض عدم المكالمة إذا شعرت المرأة من بعلها الخلاف والنفر وما يسبب التفرق بينهما قريبا لها أن تصالح بعلها بإسقاط شيء من حقوقها إما من نفقه أو من السكنة أو من المبيت فإذا فعلت هذا فلا جناح عليها وكذلك إذا قبل هذا منه منها الزوج فلا جناح عليه لأن هذا حدث لرسول الله صلى الله عليه وسلم عندما تزوج أم المؤمنين سودة بنت زمعة رضي الله تعالى عنها وارضاها وأسنت وكبرت ثم تشعر برسول صلى الله عليه وسلم قد ينفر عنها فقسم يومها لعائشة رضي الله تعالى عنها وأرضاها لعلمها بحب رسول الله صلى الله عليه وسلم لها ورضاه لها فقبل ذلك منها رسول الله صلى الله عليه وسلم فأنزل الله قولا وإن امرأة خافت من بعلها نشوزا أو إعراضا فلا جناح عليهما أن يصلح بينهما صلحا والجمهور قرأوا ولا دون عليهما أن يصالح بينهما صلحا الآية ونسأل الله الذي لا إله إلا هو أن يبارك فيما ذكرنا وأن يجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسن اللهم ربنا أعز لسوى المسلمين اللهم ربنا أعز لسوى المسلمين اللهم ربنا أعز لسوى المسلمين ودمر أداك أداء الدين اللهم ربنا كلنا مؤيدا ونصيرا اللهم ربنا لا تهرمنا خير ما عندك بشر ما عندنا يا أرحم الراحمين عباد الله وعلم أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ فيه بنفسه وصلنا بملكته وثلث بكم قال الله سبحانه وتسامى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسلما صلوا على نبيكم الصادق المصدوق القائل فيما مقولة شيء الثابتة من نسي الصلاة علي خطئ طريق الجنة اللهم ربنا صلي وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء وليل الرحمن اللهم رب